نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فون الله سبحانه وتعالى أترى عليكم كاتك يا رب فون النبي محمد صلى الله عليه وسلم أوارى ليري أوان صحابة ري أتبقوا أن يتيوم تليل نار تتتي أيوني في جائمة كي الله سبحانه وتعالى kó ṣe wá ní ọ̀kan náà àwọn olóríire náà àbí ìdínláhì ta'ala a tẹ̀síwájú nínú tíra tí a ń bá lọ ọ̀nà tíra takhilul aynayn bí sharhi aqidatir raziyayn so tíra takhilul aynayn tíra tó fi ṣàlàyé aqidatir raziyayn tí a fáwà gbà الشيخ بيد ابن عبد الله الجابري رحمه الله تعالى وغفر الله له ثم في سلايا عقيدة ní ìjòkó tó síwájú àti wọ̀nká tó ní ṣe pẹ̀lú àwọn khawarij so ní ìjòkó tó síwájú àti wọ̀nká tó ní ṣe pẹ̀lú àwọn khawarij o ní ibi tá sì bẹ̀rẹ̀ náà ni ibi tí ibn abi hatimin abu muhammad tó ti gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ àtàfà rẹ̀ pé wọ́n sọ pé nǹkan táwọn bá àwọn olùmọ̀ lórí ẹ̀ ìjìmá ìtàwọn bá àwọn olùmọ̀ lórí ẹ̀ ní gbogbo ìlú táwọn lọ tó jẹ́ nǹkan táwọn mùsùlùmí wà lórí ẹ̀ òun náà ni wípé wa man za'ama anna al-qur'ana makhluqun fa kúfúrán ní ìṣe kèfèrí tó ṣe pé yankulu anil milla yóò gbé kónú ẹ̀sìn wa man shakka fi kufrihi ẹni tó bá tún wá ń ṣe yè méjì nípa ìjẹ́kèfèrí ẹni tó bá sọ pé Qur'an ẹ̀dá ni ẹni tó bá sọ pé Qur'an ẹ̀dá Ọlọ́run ni òun kèfèrí ni ẹni tó bá ń tún wá ń ṣe yè méjì ń pa rẹ̀ mimman yafham nínú ẹni tó lágbọ́yé tó mọ̀ tó nímọ̀ fahuwa kafirun kèfèrí náà lòun náà so ọ̀rọ̀ a imamani ni arwaziyan àwọn àgbàfà méjèèjì so wani ash-Shaykh Ubayd rahimahullahu ta'ala sọ pé aqul èmi ń sọ wọ́n sọ lè láti fi ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ni man qara'a al-Qur'an ẹn tó bá ka Qur'an o muta'abbidan lillahi bi tilawati tó ń jọ́sìn fọ́lọ́wọ́ bá pẹ̀lú ìmáka taliban al-amal bihi tó sì ń wá ìmá fi Qur'ani ìmá fi ṣiṣẹ́ sí that is ìmá practice nǹkan tó wà ní Qur'an fi'lan lil awamir lẹ́ni tó apply àwọn àṣẹ Ọlọ́run Ọba tó mú lò wajtinaban lin nawahi tó sì jìnà sí àwọn kíni àwọn nǹkan tó Ọlọ́run Ọba so alima annahu kalamullahi almunazzalu minhu yóò mọ̀ pé á ah, ọ̀rọ̀ Ọlọ́run Ọba tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run Ọba lélẹ̀ eléyìí òdodo sí náà ni so tíyàn bá ń ka Qur'an tíyàn sí kíni tíyàn ń ronú sí tíyàn ń ka alẹ́ni tí ń ṣe tadabburu tíyàn ń wo tíyàn wá fi ń ṣiṣẹ́ sí tíyàn wá ń jìnà sí nǹkan tó kọ̀ fún yàn tíyàn sì ń gbàgbọ́ kò sẹ́ni tí ó mọ̀ pé Qur'an ọ̀rọ̀ Ọlọ́run Ọba ni ní ìfẹ́kì tó ma ní lọ́kàn ní ìfẹ́kì tó ma ní ìgbésí ayé yàn ní ìfẹ́kì tó ma ní à lórí gbogbo à nǹkan tó jẹ́ alamari so alima annahu kalamullahi almunazzalu minhu yóò mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ látọ̀dọ̀ rẹ̀ lélẹ̀ wa kalamullahi alquran wani wa kalamullahi alquran wani alquran ọ̀rọ̀ wa ghayruhu àti ìmìnà nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run Ọba Qur'an tó jọ́rọ̀ Ọlọ́run Ọba àtàwọn ìmìnà nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run Ọba ghayru makhluqin kéèsẹ̀dá kí ni Sheikh Ubaydi ń tafasin bí báyìí wọ́n tafasin bí pé àwọn tí wọ́n ò ka Qur'an tí wọ́n ò sì wòye sí tí wọ́n ò sì ronú sí ni wọ́n mọ̀ sọ pé Qur'an ẹ̀dá Ọlọ́run Ọba ni bó sì ṣe rí pẹ̀lú àwọn àjọ tí wọ́n sọrú àwọn gaba yìí àwọn jahmiya torí pé àwọn òfẹ́ àwọn ìpìlẹ̀ náà àwọn ò ìtọ́sọ́nà Ọlọ́run Ọba lọ síbi Kùránì àwọn ò ìmọ̀nà àwọn ò wá lọ síbi Kùránì ẹ mọ́ tí wọ́n wá ìtọ́sọ́nà àti ibi làákàí ibi ìjìyàn so ibi ibi ibi táwọn wá ìmọ̀nà lọ pa eni to koko da oro oro pe ni so alja'ad ibn dirham alja'ad ibn dirham òun ló dá àdádálẹ̀ burúkú yìí ló dá kalẹ̀ alja'ad ibn dirham so arákùnrin yìí yahudi burúkú ni yahudi burúkú ni so tí ó fi ìròrí burúkú yìí tó fi tó gbé wọ àárín àwọn mùsùlùmí so tó gbé wọ àárín àwọn mùsùlùmí so ibi tá sì ti máa rí gbogbo ìròrí burúkú yìí ibi ká máa jiyàn torí pé al ibn Dirham ó wá láti Harran so wá láti ìlú Harran ìlú Harran sí rẹ̀ ìlú táwọn àwọn sọ̀bìín àwọn sọ̀bìín àwọn abọ́rawọ̀ àwọn tán bọ́rawọ̀ àwọn tí wọ́n takò annabi Ibrahim ìlú tán ti wá nìyẹn sàwọn sọ̀bìín ìlú tán ti wá nìyẹn Harran sàwọn mìíràn wà ní Iraq Iran báyẹn so wọ́n tún padà pín oríṣiríṣi ni wọ́n bọ̀ àwọn èyí ṣe wọ́n wà ní Iraq so àgbà tí àwọn àwọn terrorist burúkú yìí àwọn ISIS bàtán bẹ̀rẹ̀ sí ń pa àtàwọn mùsùlùmí àti gbogbo ẹ̀ nẹ́bẹ̀rẹ̀ sí ń pa wọ́n pàkópa so náà ń pa wọ́n pa wọ́n pàkópa so tán státáwọn ìlú sákó lọ sí but wọ́n wà lóní ò so àwọn àsọ̀bí ìní so àwọn ni wọ́n takò annabi Ibrahim so àwọn ni wọ́n takò annabi Ibrahim in tó ṣe pé nínú ọ̀rọ̀ al-Ja'd ibn Dirham náà ni ya pé mattakhadha Ibrahima khalilan oye láti fi wá fákọ́ ọ̀gá kèfèrí wọn namrud torí pé àwọn èèyàn tó àrin àwọn èèyàn tó ti wá nìyẹn àwọn tó dẹ̀ bá jiyàn nìyẹn torí pé ẹ má se mistake ṣe rí àwùjọ wà yìí ó máa ń jẹ́ kí ká má gbọ́ àwọn kọ̀ọ̀kan míye dáadáa ṣe rí ẹ má rò pé àwọn tí wọ́n ń pidán àbáwọn tó ń ṣe bọ́ wọn ò láwọn ìmọ̀ burúkú tá ti gbé kalẹ̀ tá fi ń kọ́ àwọn kìnìyàn wallahi ṣé ẹ mọ̀ pé idán ẹbọ ṣé ẹ mọ̀ pé kọ́sì odidi kọ́sì odidi kọ́sì tán máa ń study láwọn university mi university mi ni ṣe wá rí gbogbo àwọn nǹkan tán máa ń study níbi ẹbọ níbi gbogbo àwọn ẹbọ gbogbo ifá gbogbo Ọ̀rúnmìlà gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí wàláì tàmọ́mọ́ sáwọn nǹkan tí àwọn fàlásífà àwọn nǹkan táwọn fàlásífà ń ṣe náà ni in tí ò jẹ́ kó clear sáwọn èèyàn ni àwọn èèyàn mọ̀ pé ẹbọ àwọn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa àìmọ̀kan àti àìsórí pípé yóò kàn máa sí aláàrá fi ṣẹbọ ẹlẹ́bọ náà ìlòun náà àmá àwọn àjọ méjì kan wà tó wọ́n gbé àwọn mọ̀kalẹ̀ lẹ́yìn so wọ́n gbé àwọn mọ̀kọ̀ọ̀kan kalẹ̀ ìmọ̀ burúkú ìmọ̀ falsafa ni ò lẹ́yìn ẹbọ aláwọ̀kọ́ òun àwọn yahudi Tori pé àwọn yahudi àwọn náà wọ́n se yálà yàdán ẹmọ́ yìí káwọn yahudi tẹ̀yìn pẹ̀lú rádàdá tí wọ́n ṣe òkú ìdániwọ́ torí gbogbo tó ma ń sọ náà ni pé wọ́n ma ń fi ẹ̀sùn kan annabi ọba dawud àti suleiman ní pọ́pù ìdán àwọn méjèèjì so ọba suleiman àwọn tún wá fi àwọn ọmọta ti mọ́ wọ́n fi sí lẹ́yìn kìí ṣe bí sẹ́mọ̀kọ́ ẹnìkan kàn máa ní òun ṣe yóò mọ̀ tọ́ nǹkan sí po yóò mọ̀ pọ̀fọ̀ yóò mọ̀ sí gbogbo àwọn kamáyì tó kàn gbá àwọn èèyàn tí ń ṣe bọ tó jẹ́ pé ẹlẹ́bọ kèfèrí ni àwọn tún ń kọ́ àwọn ọmọ burúkú lẹ́yìn kìníyàn irú àwọn Aristotle àwọn Aristotle kìí ṣe pé wọ́n kà tún ya kèfèrí lásán abọ̀ràwọ̀ ara ò kìí pé wọ́n kàn ya kèfèrí àbọ̀ràwọ̀ lásán ara ò yàtọ̀ sí pé wọ́n ya kèfèrí àbọ̀ràwọ̀ àwọn tún ma àwọn mẹ́mí sẹ́yìn ìbọ̀ ìràwọ̀ yẹn wọ́n tún ma sẹ́yìn rẹ̀ wọ́n ma sẹ́yìn rẹ̀ tá ma fi ń jiyàn tá ma fi ń dìfẹ́ndì òsà wọn àti ìbọ̀ gbogbo philosophy bẹ́ẹ̀ni so àwọn sábà àwọn yahudi ọ̀dọ̀ àwọn tó ti grow náà ni so tàbá ń sọ pé eh, àwọn sábà yí àwọn bá dìyàn àbá yahudi àbí kìníkan kí a má rò pé eh, ah, àwọn yahudi bò bò ló ṣe di pé àwọn yahudi àwọn yahudi ò pè dẹ́ni wọn alákọ̀ọ́kọ́ lẹ́yìn idán tán ń pa yí wọ́n wá gbé àwọn ọmọ sẹ́yìn rẹ̀ àìmọ̀kẹ́ náà ni o bọ̀ ká fi gbọ́ nǹkan tí à ń tàn sọ yé wọ́n wá gbé àwọn ọmọ burúkú sẹ́yìn àwọn akìníyàn àwọn ọmọ burúkú in tí ó fọwá jẹ́ kélé iye wà ṣe láwọn tí wọ́n bá ń kílèmù islam tó yí pé wọ́n ti di kèfèrí so àwọn tán kílèmù islam tó yí pé wọ́n ti kíni so tó yí pé wọ́n ti di kèfèrí tí wọ́n wọnú àwọn spirituality gbogbo yìí ẹ rí pé gbogbo àwọn ẹ̀kọ́ burúkú ló máa wà lọ́dọ̀ wọn lápẹrẹnsìn ẹ wo àwọn ẹ wo alákùnrin Harun kílùkọ rẹ̀ náà tó wọ́n máa wà lórí harun kìníkan abọ́ olóòsàbáyì ni bọ̀ o ma ń claim islam but uh, tí ó ma ń sọ̀rọ̀ lórí àwọn tó ní tv tí ẹ̀ báyìí tí zakinaki ti lọ rí gbàkan so tẹba ti rí àwé ìrí harun kìníkan ló kọ rẹ̀ harun abọ́ sàbáyì ọ̀daràn báyìí so tẹba ti rí àwé tí ẹ̀ bá ti rí bí táwẹ̀ ń sọ̀rọ̀ yìí èyí ó rí aburú àti ìmọ̀ burúkú tán kọ́ lẹ́yìn kìíní ẹ̀ wallahi kọ́sì ni o mẹ́yìnká pé ẹn falsafa ìmọ̀ká tó pure aráhù ìdọ̀tí tí wọ́n mọ́ wá lẹ́yìn àwọn ẹlẹ́bọ àwọn Socrates àwọn Aristoteles tó yí pé so ìmọ̀ yẹn náà wá rẹ̀ yìí àwọn ìmí ò bọ́kù àwọn sáyẹ́nsì míì tí wọ́n ń sọ ìmí ò bọ́kù náà àwọn ọmọ yìí ò torí gbogbo ẹ̀rọ pọ̀kà nípìlẹ̀ ni ẹni tí ó bá jẹ́ scientist tí ó sì mọ́ sí mass ni tí ó mọ́ sí kìíní ni yóò jẹ́ philosopher náà bó sí sábà ma jẹ́ nìyàn so bó sí sábà ma jẹ́ nìyàn so ala hal so al-Ja'd ibn Dirham ó wá láti bíbà ó wá láti Harran àwùjọ ìsìyẹ àwọn sọ́bí ah, in àwọn sọ́bí a, àwọn pọ̀m̀bẹ̀ àwọn tó tako Ànábì Ibrahim so àwọn èèyàn Nimrud so in tó fi nínú àwọn àdí tó fi ṣe kíni nínú àwọn àdí tó fi takò pé matakhadha Allahu Ibrahim khalilan naniya bókùdù táwọn èèyàn ìkórìíra táwọn tán ní sí ànábì Ibrahim Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sọ ilé nínú bayanu talbis jahmiya kéèsẹ̀ pé mú sọ́lá tọ̀dọ̀ ara mi Sheikhul Islam Ibn Taymiyyah ta rahimahullahu ta'ala na sọ ilé nínú bayanu talbis jahmiya so al-Ja'd ibn Dirham òun ló mú ìròrí burúkú yìí wá pé Ọlọ́run ọbọ̀ sọ̀rọ̀ so ní pé Ọlọ́run ọbọ̀ lọ́rọ̀ tí ń sọ so ní pé Ọlọ́run ọbọ̀ sí lè sọ̀rọ̀ Ọlọ́run ọbọ̀ sí sọ̀rọ̀ ó ní mattakhadha Allahu Ibrahima khalilan wala kallama Musa takliman pé Ọlọ́run ọbọ̀ nítorí àwọn ìròrí àti ìròrí burúkú àti imajiyan pẹ̀lú àwọn sọ́bíà a Jahm ibn Safwan al-Ja'd ibn Dirhami ó wá ó jẹ́ni tó ṣe pé ó rí ìtakò ó rí ìtakò lọ́dọ̀ àwọn olùmọ̀ àti lọ́dọ̀ àwọn olórí o wá ń fara pamọ́ ó ń fara pamọ́ ó ń fara pamọ́ so ọmọ kéwú rẹ̀ Jahm ibn Safwan òun wá gbà lọ́dọ̀ rẹ̀ òun ni wọ́n se kíni òun ló wá popularize ìdí tí ní ẹ̀tọ́ tí wọ́n fi ń fi ti so gbogbo ẹni tó bá ní rúrò yí báyìí náà wọ́n mọ̀ pé ní kíni wọ́n mọ̀ ní so kèfèrí ni wọ́n a jahmiya sì o ijo ó lè má kójọ pọ̀ pé àwọn tán jẹ́ jahmiya ni a máa rò rí yẹn óyìnbẹ̀ óyìnbẹ̀ óyìnbẹ̀ óyìnbẹ̀ dì sí gẹ́bí Sheikh Obeid ó sì sàlàyé fún wa lọ́dọ̀ àwọn individuals kọ̀ọ̀kan so ibi tí a nù burúkú yìí ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn ìdí tán sì fi sọ ilé ìdí tán fi tí a Ja'd ibn Dirham àti Jahm ibn Safwan torí pé ibn Safwan náà nípìlẹ̀ náà kò má eh, al ibn Dirham àmọ́ òun náà jẹ́ nìkan tó yẹ pé olùjíyàn ni olùjíyàn ni àti olùtí làákàì síwájú ẹ̀rí so ìjíyàn yẹn ìmájíyàn ìmájíyàn lọ ìmájíyàn bọ̀ ló padà sún sí àwọn òròrí burúkú tó ní torípa sọ fún wa pé jíìmù mẹ́ta ló ń bẹ lọ́dọ̀ àwọn jahmiya ta ní ọ̀nà àwọn alẹ́tì rẹ̀ àti sọ́bẹ̀ẹ̀mì jíìmù mẹ́ta ló wà lọ́dọ̀ àwọn jahmiya jahmiya ẹ jabru àti irja oye jíìmù mẹ́tẹ̀ta tó wà lọ́dọ̀ wọn náà nìyàn so ibi irja ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé in ti jẹ́ ìmánu ma'arifatullah lásàkà ní kíyàkà mọ́lọ́wọ́ bá ní in ti jẹ́ ìmán kíyàkà mọ́lọ́wọ́ bá lásán ní kátán pè ní so ma'arifa lásán ni so tí ẹ bá lọ́dọ̀ rẹ̀ báwọn ó túnmọ̀ pé fir'aun mùmìnì ni lọ́dọ̀ Jahm ibn Safwan so ó wá bẹ̀rẹ̀ sí ń gbèrú àwọn òròrí burúkú yìí bẹ̀rẹ̀ sí ń gbèrú débi pé ibi àwọn àjíyàn yìí láti fi fi Ọlọ́run bá rinlẹ̀ ìmá fi ìjíyàn àti làákà ìfọ́lọ́run bá rinlẹ̀ ó sún ọlọ́wọ́ bó ní ìròyìn bẹ́ẹ̀ sì ni kò ní ó kọ nígbàtí ó bá wọn àwọn sùmọ̀níyà nígbà tó bá wọn sí fanfa tó bá wọn sí debate aburú debate ni yẹn so nígbà tó bá wọn sí fanfa ó ti pọ́ sọ pé ọlọ́wọ́ bó ló kọ ọlọ́wọ́ bó sì ní ìròyìn oye in tó sì fi sọ ilé ò ní wípé tọ́lọ́wọ́ bá bá ló kọ tó bá ní ìròyìn so tó bá ní ìròyìn ó túnmọ̀ pé kíni ó túnmọ̀ pé àwọn hawadis àwọn hadisa that is àwọn sele, so on sele, ṣẹlẹ̀ sọ́lọ̀ ọba náà nìyàn oye so gbogbo tí ìṣẹ̀lẹ̀ bá sì ń ṣẹlẹ̀ sí àpẹẹrẹ pé kíni àpẹẹrẹ pé àpẹẹrẹ pé dání so gbogbo nti ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ sí so àpẹẹrẹ pé kíni àpẹẹrẹ pé ẹ̀dá ni so gbogbo tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí àpẹẹrẹ pé ẹ̀dá ni so ìpìlẹ̀ burúkú yìí náà fi má lórí pé Ọlọ́run bó sọ̀rọ̀ so ìpìlẹ̀ burúkú yìí náà fi má pé kíni Ọlọ́run bó sọ̀rọ̀ ní pé Kùránù ẹ̀dá Ọlọ́run ọba ni so a ti sọ fún wa náà pé Ja'ad Khalid ibn Abdullah al-Qasari òun ló sì kíni òun ni ó dùn lọ́jọ́ ọdún gẹ́bí ẹsì ṣe gbọ́ náà nínú lecture náà alhamdulillah so wani li'annahu sifatun lirrabbi jalla wa ala sheikh baydi ni qur'anu àtàwọn mìíràn nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ báwo kìí ṣẹ̀dá kínìdí li'annahu sifatun lirrabb torí pé ìròyìn ọlọ́wọ́ bá ni jalla wa ala wa sifatul bari àwọn ìròyìn ọlọ́wọ́ bá dẹ́dà sí rí jalla wa ala غير مخلوقه كيسه دا كيسه gini كيسه دا لان الكلام في الذات ا آه، لان الكلام في الصفات فرع عن الكلام في الذات الكلام في الصفات فرع عن الكلام في الذات تابان صورة نقبع اوان ايرو يولو ẹ̀tútún ni nípa pé à ń sọ̀rọ̀ ń pa ọlọ́run ọba náà ni ẹ̀tútún ló jẹ́ fún pé à ń sọ̀rọ̀ ń pa ọlọ́run ọba nígbàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí wọ́n ń ṣe ẹ̀dá nígbàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala kìí ṣe ẹ̀dá so sheikh ubedi sọ pé walihadha yuqarriru a'immatuna ìdí ne tí àwọn ẹni síwájú nù súnnà tó ma fi ń rinlẹ̀ annahu laysa shay'un minha muhdathan kò sí kaka nínú ròyìn ọlọ́run ọba tó jẹ́ kíni tó jẹ́ muhdath tó jẹ́ nǹkan tuntun oye tó jẹ́ nǹkan tuntun wani fasifati far'un 'ani dhat torí pé àwọn ìròyìn ẹ̀tútún ló jẹ́ fún ìsọ̀rọ̀ nípa àwọn ìròyìn ẹ̀tútún ló jẹ́ fún ìsọ̀rọ̀ nípa Ọlọ́run Ọba gangan fakama annahu huwa al-khaliq gẹ́gẹ́ bó ṣe sí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló bá dẹ́dà wal awwal àti aláhọ́kọ́ alladhi laysa qablahu shay'un tó ṣe pé àwọn sífà Ọlọ́run Ọba kìí sí kéèsì ẹ̀dá wa laysa shay'un minha muhdathan kò sì sí nkankanú rẹ̀ tó jẹ́ tuntun kò sí nkankanú àwọn ìròyìn ọ̀rọ̀ ọba tó jẹ́ kíni tó jẹ́ tuntun torí pé tẹ́ bá sọ pọ́nà ọba ń sọ̀rọ̀ nìyẹn ó túnmọ̀ pé àwọn nǹkan tuntun ń ṣẹlẹ̀ sọ́rọ̀ ọba so torí pé bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim ah torí pé ar-Rahman ar-Rahim huwa ahdath min bismillah ar-Rahman ar-Rahim oye torí pé ar-Rahman ar-Rahim ohun tutu ju kíni lọ ó tutu ju eh, alhamdulillahi rabbil alamin lọ so nígbà tó wá tutu ju lọ yẹn ah ó túnmọ̀ pé àwọn nǹkan tuntun ó ń ṣẹlẹ̀ sí kí sí Ọlọ́run bá sí ń sọ nìyàn o ta'ala الله عما يقولون علوا kabira so nígbà tó bá wá ti gbáwọn nǹkan tuntun ń ṣẹlẹ̀ sí ọlọ́run ọba yẹn nǹkan tuntun ò sì kí ń ṣẹlẹ̀ sí nǹkan kan àyàfi nǹkan tó bá yí pé wọ́n dá oye àyàfi nǹkan tó bá jẹ́ dá ilé ọ̀dá wọn ni ṣùgbà yẹn ti wọlé tọjá hàn ó sáwọ̀ lágbárí so tó yí pé 40 days kò kírùn so 40 days kò kírun òun náà ló sì fi jẹ́ kó sọ fún wa pé Allahu laysa bi shay'in Allahu bẹ́ẹ̀ni eléyìí wọ́n náà kọ́lá rẹ̀ látọ̀dọ̀ Jahm ibn Safwan ní pé nínú ọ̀rọ̀ Jahm ibn sọ pé kíni Ọlọ́run gbogbo ni laysa bi shay'in àbí laysa shay'an kìí sí kankan kìí sí shay àwa sì ti ma nínú àwọn ẹ̀rí tí a rí lánàá tó tán sálàyé fún wa pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala samma nafsahu shay'an Ọlọ́hun Ọba pèrà ẹ̀ ní shay ta ní ọ̀nà wà lé sí ẹ̀rí yẹn tanana wa lesi eri la ghayruk ipi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pẹ̀lẹ̀ ní shay'un náà kúl ayyù gẹ́ta yọ kúlkù mẹ́ kúl ayyù shay'in akbaru shahadatan kulillahu shahidun bayni wa baynakum suratul an'am so kúl ayyù shay'in akbaru shahadatan kulillah so kíni kíni kíni a nǹkan tó nǹkan shay'un oye so torí pé gbogbo nǹkan tó bá ti ń bẹ ni wọ́n máa ń lo kí ni wọ́n máa ń lo shay'un fún gbogbo nǹkan tó bá ti ń bẹ gbogbo nǹkan tó bá ti exist kullu mawjud gbogbo nǹkan tó bá ti ń bẹ wọ́n máa ń ni wọ́n máa ń lo fún Ọlọ́run ọba sì ń ṣe kí so Ọlọ́run ọba so mawjud gẹ́bá wọn mutakallimun kí sí ma ń pẹ̀rọ ọba pẹ̀rọ ọba ni ẹni tí ń bẹ ni so gbogbo nǹkan tó bá ti exist na ma ń lo ṣe yíún fún so yí báyìí ọlọ́wọ́ bá wá ní kò wá sí nǹkan nínú nǹkan tó exist tó ga ní ìfijẹ́rí tó tó ọlọ́wọ́ so túnmọ̀ pé ọlọ́wọ́ fi ń rinlẹ̀ pé ṣe yíún tọ́wọ́n eléyìí àwọn olùmọ̀gẹ́ bá sì sọ so, eléyìí Ọlọ́run bá sọ ó dà gẹ́gẹ́ bí nafsu náà ni nafsu tọ́lọ́run bá fi tì síra rẹ̀ pé that is nǹkan nǹkan yẹn gangan nǹkan yẹn so ṣe ìhún gbogbo nǹkan tó bá exist so yí báyìí so Ọlọ́run bá dẹ̀ exist àbí kò exist so ṣe ìhún ni Ọlọ́run bá subhanahu wa ta'ala so yí báyìí Ọlọ́run tún wá ní àyà kejì ta ní rẹ̀ Hmm? tani ọ̀rọ̀ léṣe rẹ̀ naam naam aya ilẹ̀ kejì tó ń tọ́ka sí pé shay'un ọlọ́wọ́ bá pẹ̀lá rẹ̀ ní shay'un hmm? man yudhakkiruna ala kulli hal a ah, aya méjì lamuwa lánàá so wọ́n ni a ah, walihada yuqarriru a'immatina ìdí ni ya tí àwọn olùmọ́súnnà mafi rinlẹ̀ annahu laysa shay'un minha muhdathan kò sí kankan nínú àwọn sifatu Ọlọ́run Ọba tó jẹ́ a ah, tuntun fa sifatu far'un 'ani dhat àwọn sifati ẹ tuntun na jẹ́ fún kini na jẹ́ fún so fa kama annahu huwa al-khaliq gẹ́bọ́ ṣe pé Ọlọ́run Ọba ló bá dẹ́dàá wal-awwal àtàláwọ́kọ́ alladhi laysa qablahu shay'un tí ó sí kankan síwájú rẹ̀ fasifatuhu ghayru makhluqa àwọn àròyìn ọ̀nà ọba náà yí ṣẹ̀dá wa laysa shay'un minha muhdathan kò sì sí nkankan nínú àwọn àròyìn ọ̀nà ọba tó jẹ́ kí tó jẹ́ muhdath tó jẹ́ nǹkan tuntun wa kana al-muslimuna fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam àwọn musulmi sì rẹ̀ ní ayé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa ahdil khulafa àti ní ìgbà àwọn kíni àwọn àrólé Ànábì wa ahdis sahaba àti gbà àwọn sàábé qatibatan gbogbo wọn pátápátá wal khiyari min a'immati tabi'in àtàwọn ẹ̀sà nínú àwọn kíni nínú àwọn a'imma tabi'in yaquluna al-kalamu kala al-qur'anu kalamu Allah in tí gbogbo wọn náà sọ ní pé alkùrán ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bá ni allahu akbar ẹwùn kẹ́ so in tí gbogbo wọn sọ ọ̀rọ̀ ọ̀bá náà ni ní pé kùrán ọ̀rọ̀ ọ̀bá ni kí ìdá fi ń sọ bẹ́ẹ̀ torí pé nǹkan tí kùrán náà sọ nìyẹn wa so ọlọ́bá tó sọ pé kí ni wa kallama Allahu Musa taklima walamma jaa Musa limiqatina wa kallamahu rabbuh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àti aya tó wà ní suratu Fatiri so àbí hátà ayà tó wà ní sábà wala tanfa'u shafa'atu 'indahu illa liman adhina lahu hatta idha fuzzi'a 'an qulubihim qalu madha qala rabbukum awon kya qalu al-haqqa wa huwa al-'aliyyul kabir sawon kya so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fi rinlẹ̀ pé kàlámù ni nípò wọ́n sọ pẹ̀lú fi'li qala so yé so pẹ̀lú fi'li qala nǹkan tó mú sí ni aqida ahlus sunna wal jama'a òun sì ni wípé kí ni kàlámù sífà Ọlọ́run zàtíyàtàn fi'liyyà ni sífà Ọlọ́run tó yí kí ni tó yí ọlọ́wọ́ ọba ma ń ṣe ìgbà tó bá wù oye so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala máa ń ṣe nígbà tó bá wù torí pé nínú àdádálẹ̀ sẹ́rí anù anu buru jàìgàn wallahi anù anù burú jàìgàn torí pé àwọn jahmiya kó lísìírísì àwọn jahmiya wọ́n ṣe kíni wọ́n kó lísìírísì àwọn jahmiya àwọn jahmiya algulawa àwọn jahmiya nufawa àti àwọn jahmiya almu'awwila wọn wà gbogbo mẹ́tẹ̀ta iná ni àwọn sálàfù ma ń lo jahmiya fún gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí rí nínú ọ̀rọ̀ a ibn abi hatim tó gbà látọ̀dọ̀ bàbá rẹ̀ àti àfá rẹ̀ ìdí ni pé àwọn sálàfù ma ń gbà gbogbo ẹni tó bá ti ń rìjẹ́kti àwọn ìròyìn Ọlọ́run Ọba àtàwọn ó kọ rẹ̀ jahmini so in tó bá ti ń reject ìròyìn ọlọ́run ọba àtàwọn ókọ rẹ̀ jahmi nílò níbẹ̀ sóyé so in tó máa fẹ́ fàyán bẹ̀yẹn ni pé anu anu wọ́n wọ́n evolve evolution wọ́n dé bá anu yálà tí ó fi kú anu wọ́n evolve anu wọ́n evolve ẹ má rò pé kí ló rẹ̀ ẹ pé al-musara'a tí ń ṣẹlẹ̀ láàrin haqq àti batil ìfánfà tí ń ṣẹlẹ̀ láàrin òdodo àtànù ẹ má rò pé yóò kàn tẹ́lójọ kan yóò máa lọ títí tí táyò fi tán ni ọ tí àwọn tí haqq bá tún borí batil báyìí batil ó tún evolve so yóò tún evolve that is yóò sì kí ni yóò change àwọ̀ kó bá lè survive la hawla wala quwwata illa billah ẹwùn gẹfà bó ṣe rí dò nínà nìyàn bó ṣe rí dò nínà nìyàn pé bátil bá yóò tún change àwọ̀ kó bá fi survive ẹwùn wà táwọn afá sálàyé àwọn ikhwanul muslimun tọrọ ikhwanul muslimun díẹ̀ fàjá àti sururiya àwọn sururiya bá tún dé àwọn sururi àwọn ń tàṣátàrà àwọn farapamọ́ bí ìgbà pàwọn ò sí lára àwọn Ikhwanul Muslimin wọ́n farapamọ́ kódà sùúrù mi ẹlè mọ́ rírí tí ó kó ti Sayyid Qutb kódà sí ó sì ní kó ti Hassan al-Banna oye so ah so tí ó ní kó ah, ti Sayyid Qutb tí ó sì ní kó ti Hassan al-Banna bó ni olórin se sọ so kò ní kó ti Sayyid Qutb bẹ́ẹ̀ ni kò ní kó ti Hassan al-Banna àmọ́ síbẹ̀síbẹ̀ Ikhwani ni o ìbàtà sílé àwọn Sururi tútú wọ́n tún evolve so a nù bí ó sì máa evolve nìyẹn in terms of so bí ó sì máa evolve ní a nù ẹ̀mẹ́ni tó wà lẹ́yìn ànù Iblis iblis iblis ló wà lẹ́yìn àánú kí é tún wá ṣe pé ó wà lẹ́yìn àánú nìkan ó tún wá ní àwọn ọmọ ogun jùnúdùhú ó ní àwọn ọmọ ogun àwọn ọmọ ogun sámú ó ní àwọn ọmọ ogun Ọlọ́run subhanahu wa ta'ala nìkan ló mẹ́rẹ wọn in tí ó lẹ́yìn púpọ̀ gan in gbèrú a ń bèèrè tàsí in tó wá lẹ́yìn tó ti wá láwọn ọmọ ogun láti gbà tí Ọlọ́run subhanahu wa ta'ala ti dá bàbá wa nabi adam so ìbátán pa àwọn jahmiya àwọn mu'tazila tún gbérí àwọn ni aljahmiya nufa ìbátán wọn náà tí a sórí wọn tútú àwọn jahmiya almu'awwila tún dé àwọn kullabi àtàwọn asha'ira so àwọn jahmiya àtàwọn kini àtàwọn asha'ira so ibi tí wọ́n fẹ́ lọ ni pé gbogbo gbà táwọn kẹba ti wá ni wọ́n ma ṣe kí ni ni wọ́n ma rí pé ah, àwọn tó síwájú wọn àwọn kọjá àlà so ó dà gẹ́gẹ́ bí gbólú wọn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni pé kí la'anat ukhtaha so táwọn kaba ti ti wọlé báyìí wọ́n ṣe kí ni ọkọ́ọ́lá da khulu fi umamin qad khalat min qablikum min aljinni wal insi fi an-nar so kullama dakhalat um-, ummatun la'anat la'anat ukhtaha ibi ta kàfẹ́ lónìí kullama dakhalat ummatun la'anat ukhtaha so kìí pa a ń ṣe pé a ń ṣe ìkìláàdì a gbogbo pé wọ́n wọ́n náà àbí gbogbo mu'awila àbí nǹkan la shak àwọn jahmiya kèfèrí ni wọ́n la shak àwọn mu'tazila kèfèrí ni wọ́n so ẹmọ wọ́n ẹmọ wo evolution anu ẹmọ wo evolution anu àwọn jahmiya dé wọ́n ni ọlọ́wọ́ bò ní ó kọ́ kò níròyìn àwọn Mu'tazila dé àwọn ni ah ọ̀rọ̀ ibùrí jáì ẹjá tún sí ọba ló kọ àmọ́ àwọn ókọ yẹn àlámù lásẹ̀kẹ̀ ni wọ́n kò sì ní sífà oye àwọn ókọ yẹn àlámù lásẹ̀kẹ̀ ni ó kọ tẹ́kà ma fi ń sọ kankan bí ní ní kí ni so èyàn lè mọ́mọ̀ àwọn ìtumọ̀ àwọn kọ̀ mi pé wọ́n máa ń fi kí ní ìsọ̀ nkẹni so yí so wọ́n máa ń fi kí ní wọ́n máa fi ń sọ̀ nkẹni so àwọn náà wọ́n sọ pé gẹ́bà àwọn okọ̀ ọmọ èèyàn mí sí máa ń jẹ́ ipé wọ́n kà fi sọ ọmọ èèyàn lásán so wọ́n kà fi sọ so ìgbà táwọn kùlàbíyà tún dé àwọn òpé ah ọ̀rọ̀ ìburú jáì ẹ ma wo evolution àánú àwọn tó bá wá wá lẹ́yìn wọ́n sì mọ́ kódà wọ́n ma kàfàrà àwọn tó síwájú wọ́n ma kàfàrà àwọn tó síwájú gẹ́bọ́ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú abishirul marisi àbí marisi méjì náà lọ́wọ́lé marisi au marisi so wọ́n ma kàfàrà àwọn tó síwájú àwọn kùlàbíyà dé wọ́n ní a rárá ọlọ́run ọba ní ó kọ ó sì ní àwọn òròyìn àwọn sifat so no rárá ẹ̀bẹ́ ni ọlọ́run ọba ló kọ ó sì láwọn òròyìn àmá àwọn òròyìn tó ní àwọn sifat dhatiya nìkan lónìí ẹ mọ̀ wo bí a nù sí ìvọ́vù àwọn mọ̀tẹ́sílá tó ti kú ó tún gbèrú lára àwọn kùlàbíyà ọ̀rẹ́ so ní pé ọlọ́run ọba ló kọ so ó sì láwọn ròyìn àmá àwọn ròyìn tó ní àwọn kíni àwọn ròyìn zàtíyà lóní sí àwọn tó fọ́nì jù ní pé àwọn àṣàrọ̀ náà wà burú jáyì ẹ pé àwọn mọ̀tẹ́sílẹ̀ ò burú táwọn jàmíyà bí àwọn kùlàbíyà ò burú táwọn kíni àwọn mọ̀tẹ́sílẹ̀ àbí àwọn àṣàrọ̀ àwọn burú jà àwọn kùlàbíyà lọ ibi tá burú àwọn àṣàrọ̀ wà ní àwọn àṣàrọ̀ wá dé àwọn tún wá rìvíw rẹ̀ àwọn tún rìvíù pé ah, ara ẹ̀ burú tó ẹ̀ yàyàkúyà tó ìgbé ah, ọlọ́wọ́ bá ló ń kọ́ tún tọ́ àmá ìròyìn táwọ ó kàn fi rinlẹ̀ méje ni ṣe pé àwọn kùlàbí àwọn fi kíni àwọn ìròyìn tó jẹ́ kíni zàtí àwọn fi rinlẹ̀ so reality ni pé àwọn kùlàbí àgẹ́ bẹ́tàjà àwọn àṣà ìrọ̀lọ́ àbíká pé àwọn kùlàbí yóò wọ́sì tó àwọn so àwọn aṣáyírọ̀ dé àwọn fi kíni àwọn fi ìròyìn rílẹ̀ wọ́n wá ní ah, àwọn sífà sífà kíni sífà méje kan lákàfilẹ̀ ẹ eh, àwọn ìròyìn tó wákùn kọ́ àwọn ìròyìn tó wà ń bí àwọn ọkọ̀ yókùn kọ́ àwílùú áwùfà wídùhù ni àwílùú áwùfà wídùhù so yálà kó àwọ́lá rẹ̀ kó yítúmọ̀ rẹ̀ padà

wọ́n parọ́ mọ́ èdè lárúbáwá wọ́n sì parọ́ mọ́ kíni wọ́n sì parọ́ mọ́ Kùránì túnmọ̀ nǹkan tọ́lọ̀ ọba sọ̀kalẹ̀ ẹwùlẹ́wù rọ wọ́n ní ọ̀rọ̀ ọbọ̀ ní kíní ẹ̀ wọ́n tún wá parọ́ mọ́ èdè lárúbáwá pé kíní yóò sí lédè lárúbáwá àbí ni wàláhì rọ pọ́nbélé sí lélẹ̀ torí pé àwọn Mu'tazila nígbà tán rí pé àṣírí lájáú wọ́n sá lọ síbi kíni àwọn ṣùdúdù lughat àbí àwọn ṣùdúdù lugha àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó tó tó jẹ́ anù tí ó àwọn nǹkan tí ó popular nínú èdè Lárúbáwá imma shadhan fi lafdhiha wa imma shadhan fi dilalatiha wa imma shadhan fi tarkibiha oye so ayira kó yẹ pé lédè lárúbáwá kí ní ẹ̀wọ̀n èélò bẹ̀ ọ̀rọ̀ yẹn gan wọ́n èélò báyẹn ní lábùdù yẹn gan wọ́n èélò lábùdù yí báyìí kò sí lábùdù tí ń jẹ́ bẹ̀ lédè lárúbáwá àwọn àṣẹ àwọn Mu'tazila nígbà tí wọ́n gbogbo àwọn Jahiz al-Jahiz ibn Farrokh gbogbo àwọn báyìí nígbà tí wọ́n sá lọ síbi lọ́gọ̀ wọ́n rí pé káwọn lọ àtàkì lúgà káwọn lọ change àwọn ọ̀rọ̀ yìí náà làwọn ò fi ṣe kíni làwọn ò fi rí bí wọ̀ oye so kí ẹ̀lọ change àwọn ọ̀rọ̀ yìí lè yóò fi rí bí wọ̀ ìtò pé èyàn gbọ́dọ̀ wà kẹ́ẹ̀fù ní gbogbo àwọn mọ́jámù tẹ́yàn ọmọ mú nǹkan bẹ̀ mọ́jámù tẹ́yàn ọmọ mú nǹkan bẹ̀ àwọn ma'ájì mi àwọn dictionary mi wà tó sì pé tẹ́ bá fẹ́ ròyìn al-ahad oye so wọ́n ni alladhi la eh, yatamayyaz eh, wala yatajazza àwọn tàrífà àwọn falasifa ni wọ́n fi tàrífà àwọn filosofa definition àwọn filosofa ni wọ́n fún ahad oye so èyí tí ò ní lábùrù yẹn abẹ́ èyí tí ò tí ẹ̀ nítúmọ̀ yẹn lédè lárúbáwá ìstáwà ibo ló ti wá ní kò sí tí ìstáwọ́lá lédè lárúbáwá

pẹ̀lú ìmọ̀ ìmọ̀ tó rinlẹ̀ ìmọ̀ tó jiná so ní pé so torí pé ẹmọ̀ òun kara pẹ̀rẹ́nsì wujuhun yawma idhin nadira ila ila rabbiha nadira Allah ẹwùn ká ẹwọ̀rọ̀ lọ́wọ́ ba nadira kí but wọ́n tún ma ń lò fún kí a ma ṣe retí nǹkan náà àìbẹ̀ẹ̀kọ́ so ìgbàmí ó lo intazarọ̀ oye a mẹ́ta bá ti fi ìlásí nazarọ̀ ìlà kìí túnmà nkankan lédè lárúbá jù pé èyàn sí kíni èyàn wò nkan lọ so yé so tẹ̀rkíbù yìí bí lárúbá wá sí ń lò nìyẹn àwọn wá lọ mú ṣáàdù rẹ̀ wá tí wọ́n mọ̀ táwọn lárúbá wọ́n mọ̀ so láti fi ṣe kíni láti fi fi anu wọn lọ́lẹ̀ láti fi ti anu wọn wọlé so bí anu ṣe jẹ́ nìyẹn o anu o lè tán o so yóò máa evolve ni o yóò máa evolve ni o àmọ́ pẹ̀lú sabata àwọn táwọn lódòdó pẹ̀lú bayani wọn pẹ̀lú jihadi wọn so pẹ̀lú jihadi àwọn táwọn lódòdó anu ó ṣe kíni anu ó mọ̀lẹ̀ yóò mọ̀lẹ̀ yóò mọ̀ kú yóò mọ̀ yóò sùn mọ̀ gbódìdìdì nítorí kíni kọ́lọ̀wọ̀n bá lè máa yọ jáde láàrin àwọn ẹrú rẹ̀ àwọn mujahidun nítorí hikmọ́ ọlọ́wọ̀n bá tó gaga àti ò bá sánú bóòláwọn yóò sì jẹ́ mujahidun ẹgbọ́n ka tọ́lọ̀wọ̀n bá sọ ni ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala sọ pé nígbà tọ́lọ̀wọ̀n bá ròyìn àwọn sahaba nígbà tí wọ́n rí قالوا هذا ما وعدنا الله ورسوله الله أكبر وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما أونك أونك المهم ابن القيم لو آية هنا نينو صواعق المرسلة فون كيلو فره فون انتو دالوري pẹ́kí ẹ máa já jihadi àwọn mu'attila àwọn mushabbiha torí pé nínú suratul ahzab ìran mẹ́rin lọ́lọ́wọ́ bá pé àwọn èèyàn sí alkafirun almunafiqun alladhina fi qulubihim marad àti kíni àtàwọn mu'minun gbogbo fítà nàbí gbogbo mas'ala tó bá ṣẹlẹ̀ ìran táwọn yóò mọ̀kún sí náà àwọn kafirun àwọn tó clear pé kèfèrí ni wá àwọn munafiqun àwọn tán dọ́gbọ́n bọ̀ kèfèrí ni wá alladhina fi qulubihim marad àwọn tán lọ sí kíni tí wọ́n lọ ń gbọ́rọ̀ sáà munafiqun lẹ́nu ọlọ́wọ́ bá pè wọ́n níbo mí pé kíni sama'una wa fikum sama'una lahum ọlọ́wọ́ bá pè wọ́n ní ìpín ẹlẹ́ẹ̀kẹrin wá ní kí ni àwọn mu'minun gbogbo fítàní láyé gbogbo mas'ala àkọ̀díyà ni manhajiyya ìpín mẹ́rin táwọn yóò kún sí lánìyà eh Allah musta'an àwọn kata ń kàyí àwọn kata ń sọ yìí àwọn kata yìí pé ó mọ́ yáyẹ̀ lẹ́nu bíyàn ò sí kí ń tọ̀ bákọ̀ Qur'ani Ah, Abu Mujahid mention kini kelanu ẹ eh, wo Sheikh Rabi' hafizahullahu ta'ala nígbàtí fitna Muhammadu eh, Muhammadu Hadi ṣẹlẹ̀ Sheikh Rabi' àwọn nǹkan tán sọ fáwọn mẹ́lẹ́yìn Muhammadu Hadi kí ni wọ́n kà fún wọn ayati Qur'an wọ́n tọ̀ bákọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn lórí kíni lórí àwọn ayati Qur'an o ma wá yáyẹ̀ lẹ́nu pé ah, ládúrú gbogbo nǹkan tẹ́lùmí ti kọ́nù àkídà yóò sì tún padà sọ́nù náà yóò padà bọ́ sí ìkannú àwọn ìpín tó wà mazmúmà yìí yóò padà bọ́ sí ìpín kan nínú àwọn ìpín tó wà mazmúmà yìí yálà kí àwọn alámọ̀rí ẹ padà burú jáì kó padà bọ́ sínú àwọn kafirun àwọn ẹlòmí wà bẹ́ẹ̀ náà àbínú àwọn munafikun àbínú àwọn gini alladhina àbí àwọn olùmọ̀ pín wọ́n sí àwọn pín mi àwọn àmì tó yí kíni tó yí àwọn náà padà stajaba wọ́n padà tẹ̀lé àwọn kèfèrí oye àwọn míì sí wà so láti táìmù kan sí kejì ni láti táìmù kan sí kejì ni gbogbo ṣẹlẹ̀ láyé dé mẹ́lẹ̀ ó kéré ni ó tóbi ní ìrìn ìyàmẹ́ni tí marina ni gbogbo ṣẹlẹ̀ ìran mẹ́rin tí wọ́n rí nìyẹn so nínú àwọn nǹkan tó tún yànà ní ilẹ̀ àdá náà ni Ha'iyya ibn Abi Dawud kódà ọ̀rọ̀ ibn Abi Hatim bí tọ́rọ ẹ̀mẹ́ta na dákọ àwọn tí wọ́n wà lórí ọ̀rọ̀ pé Qur'an makhluk ni ẹ̀mẹ́ta na dákọ wọn mí báyìí so ẹwùn kẹ́ wánu ẹwù bí ànú sí involve ẹwù apply wọn lórí reality àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ gbogbo fitna tó ṣẹlẹ̀ láyé ìran èèyàn mẹ́rin tẹ́rì náà nìyàn so ala kulli hal àwọn jahmiya láyé a sheikh sàlàyé wọ́lọ́ so sheikh wọ́n sọ pé àwọn muslimun fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam àwọn musulmi láyé òjíṣẹ́ ńlá òjíṣẹ́ ọlọ́wọ́ bá nabi wa muhammad sallallahu alaihi wasallam wa ahdi al-khulafa àti time àwọn khulafa wa ahdi sahaba àti time والخيار من أئمة التابعين أتنوى أويني وأنوين سواجنا وتابعين يقولون القرآن كلام الله ببون انت ببون صنعني بكنا القرآن كلام الله انت شيخ الإسلام ابن تيمية ما فين صنعني يكسي أني انكتون هنصوي انتون هنصوي انتون هنبكسي إجماع سلف انتون هنصوي انتون هنبكسي انت جاء إجماع وسلف انت ببون وسلف هو لوريني Ibn Taymiyyah tún wọ́n máa ń sọ pé látọdún mẹ́ta lòun ti fún àwọn èèyàn pé kí wọ́n lọ mú ibi tí àwọn sálàfù ti lọ sí tàbí gini tàbí ṣe ta'wili sífà wa fóun wọn ẹnìkan kan sì rí mú wá wọn aya ta'wili aya ti sifat ìdí ni pé kí ìdí ni pé in tó fa eléyìí Eh, okùnfà méjì ló fa ilé aláwọ̀kọ́ ni pé àwọn masáìlì ta ma ń kọ́ ẹ̀kọ́ rẹ̀ àwọn masáìlì mé ọkùn sọ́nà méjì so almasáìlù al'amaliyya alfi'aliyya àtàwọn masáìlì al'ilmiyya àti kíni khabariyya so ilé Sheikhul Islam Ibn Taymiyyah ma ń sọ ganin majmu' al-fatawa ó wà nínú eh, ìbẹ̀rẹ̀ Eh, sọ̀wáẹ́kùl ah, mursala náà tó rí pé kí ni àwọn ọ̀rọ̀ àwọn masáìlì méjì ló kún sí fáìdà yẹ ẹ̀pẹ́ attention sí gẹ́ so imma kó jẹ́ kí ni àwọn masáìlì ilmiya khabariyya àbí masáìlì amaliyya fi'aliyya ṣe rí àwọn ah, fi'aliyya in tọ́lọ̀ ọba ń bukata àbáwọn àyà tó ń request pé àwọn masáìlà àmàlíyà fi'liya in tọ́lọ̀ ọba ń bukata lọ́dọ̀ wa nínú rẹ̀ ní pé kíni ká gbọ́ye ká wá apply rẹ̀ sí kíni ká apply rẹ̀ sí sí kíni sí reality èyí tó bá jẹ́ àṣẹ ká kíni ká mú èyí tó bá jẹ́ ìtọ́lọ̀ ọba kọ̀ fún wa kíni ká jìnà sí oye a masáìlà àmàlíyà ni àbí nígbà tó wá ṣe pé tàwílì torí pé nǹkan pè ní tàwílì ni alaye ulu kí nǹkan padà sí nǹkan in tí nǹkan padà padà sí oye ya abati haza tàwílù ru'yayi àti in tí a alátimola ibi tó padà padà sí náà ni o so látara alaye ulu tàwílì àwọn nǹkan tó bá jẹ mọ́ àwọn àyàtì àbáwọn nususu masáìlà àmàlíyà fi'alíyà kí ni tàwílì rẹ̀ tàwílì rẹ̀ ni pé tó bá yẹ pé amúrù ní kásẹ̀ gíní ká tẹ̀lé tó bá yẹ pé náhìyù ní kásẹ̀ gíní ká jìnà sí ó sọ pé tàwílì rẹ̀ kọ́ríjì rẹ̀ ló wà àbí tàwílì rẹ̀ kọ́ríjì rẹ̀ ló wà ibi tá ti lò ìta rẹ̀ ló àbí a sí reality life nìyẹn nígbà tó wá ṣe pé a sí reality life nìyẹn ó wá possible kó ṣẹlẹ̀ pé kí n kó ṣẹlẹ̀ pé àṣìṣẹ́ lè ṣẹlẹ̀ oye àṣìṣe lè ṣẹlẹ̀ àṣìgbọ́ lè ṣẹlẹ̀ oye àìgbọ́ yé dáadáa lè ṣẹlẹ̀ ìdí tó fi ṣe pé àwọn salaf ó pọ̀ láàrin wọn àwọn ikhtilafati tó jẹ́ fiqhiyya ni kò sì sí láàrin wọn ikhtilaf níbi àkídà rárá àti ara fáídà tí mo ń sọ yìí ẹ̀dàkùn mo fi ọ̀rọ̀ mẹ́yẹ ẹ̀dẹ̀ mọ́ dáadáa ẹgbọ́ yí dáadáa ẹgbọ́ yí dáadáa gan Ibn Taymiyyah máa ń sọ nínú Majmu' al àmọ́ kò òun ni wípé Ibn Qayyim náà sọ nínú eh, ìbẹ̀rẹ̀ as-Sawa'iq al-Mursala ó wà nínú eh, bayanu talbis al-Jahmiyya náà òun ni wípé àwọn masáìlì amaliyya agbèwátà káṣe kíni káfí implement ẹ̀ ni àbí ìgbèwátà ó lè fẹ́ jìnà ń gbà mí níbi prọ́sẹ̀sì ìgbèwátà ẹ̀ èyẹ́ lè sàṣìṣe àwọn fiqh àwọn nǹkan tó jọ mọ́ báyìí àwọn ahkam ikhtilafu pọ̀ gan lọ́dọ̀ àwọn kíni lọ́dọ̀ àwọn salaf lọ́dọ̀ àwọn sahaba àbí ẹ̀kọ́ ni àmọ́ nígbà tó wá sí pé àwọn masáìlì ilmiya khabariya bọ́lọ̀wọ̀n òun náà lẹ́fìrí pé kíni bọ́lọ̀wọ̀n bá ṣe sọ́ọ́nà làwọn sálàfù sí gbà wọlé Eh, intabih li hadha ìdí tẹ́ fi wárí ni ẹ pé àwọn arwasikhuna fil ilmi àwọn tí wọ́n jilẹ̀ númà tán bá ráwọn èèyàn tán bá ń láwọn ikhtilafu táwọn yẹ bá ní ikhtilafu nínú àwọn kíni a masáìlì kíni masáìlì àmàlíyà mò ní fún ní àti bá lọ́rọ̀ kìtì so wọn ní fún ní ẹ̀tìbá wọ́n yìí sàlàyé òdodo ń bẹ̀ o àmọ́ wọn ò ní torí ẹ̀ṣẹ́ gíní wọn ò ní bàdá àní kọ́nà wọn ní dọ̀lálà kọ́nà wọn ní fàsákọ̀ ènìyàn so yé oyé àmọ́ tó bá débi àwọn masáìlì ilmiya khabariya wọ́n sì kíni wọ́n lè intabi li hadha attention sí lè ìyà ìntí ẹlòmí ma ń wọ́n dàgẹ́ pé tó bá dá àwọn masáìlì fiqh àwọn àfáwò ma sọ pé eh, eh, ah kí ló dé torí ó yẹ kí gbogbo a máa ṣe kankan papọ̀ ah ọmọ dúró ìtìláàfù tó wà láàrin àwọn sàhábà gan lórí àwọn masáìlì fìkìyà torí pé èyí ó gbé wá sí kọ́ríjì láti wá tọ̀ bákọ̀ rẹ̀ ni àmọ́ àwọn masáìlì ilmiya kọbariya dákun Ọlọ́run bá sọ fún pé annabi Musa báyìí báyìí báyìí ló ṣe ṣe annabi Musa báyìí báyìí báyìí ló ṣe ṣe kí Ọlọ́run bá fẹ́ kó ṣe pẹ̀lú pé annabi Musa báyìí báyìí ló ṣe kí kó gbábẹ̀ in tí ó fi sí ìtìláàfù lọ́dọ̀ àwọn sálàf nínú àwọn masáìlì kìí masáìlì ilmiya kọbariya lè so in tẹ́ fi rí ni yẹ tí ibn Taymiyyah rahimahullahu ta'ala ibn al-Qayyim àwọn olùmọ̀ wọ́n fi gbárùkù ti kíni masáìlì kíni a masáìlì ilmiya kọbariya yìí torí pé dọ̀láàlù ń bẹ kò dàbí dọ̀láàlù níbi àwọn masáìlì fiqhiyya dọ̀láàlù ń bẹ̀ kò dàbí àwọn masáìlì ijtihadiyya láà ibẹ̀ náà lẹ́ ti fi wá gbọ́kọ́ ìdà ẹ̀rẹ́ pé kíni al al masáìlì àkídà wọ́n ní kọ́ apply rẹ̀ sí nǹkan tó wà ní kọ́ríjìn ṣe bí nǹkan tó sọ fún ọ ní pé ọlọ́run ọba wà lórí àlàáràṣí kí náà fẹ́ kó sí sí pé Ọlọ́run bá wà lórí ara sí kó sì gbà kó wà lórí ara sí bẹ̀ Ọlọ́run bá ń sọ̀rọ̀ kó sí gíní kó sì gbà kó ń sọ̀rọ̀ bẹ̀ farko yìí ẹ pay attention sí dáadáa gan yóò jẹ́ miftah tó lágbára gan fún so ìdí ẹlẹ́kejì òun ni wípé àwọn sálàfù wọ́n wá hìdáyà sí Kùránì ni àti súnnà nabi sallallahu alaihi wasallam so tamasi ti rí in tí hìdáyà sí bukata ó padà sí nǹkan ta sọ náà ni pé tí a bá wá hìdáyà sí nǹkan tí a bá wá hìdáyà sí nǹkan so èyàn wá hìdáyà sí pé èyàn fẹ́ mọ̀nà in tí hidaya yẹn bá ti bukata náà ni wóse se in bá subhanahu wa ta'ala in tọ́lọ̀ bá fi ròyìn ahlul ilmi àwọn onímọ̀ nínú Qur'ani ni yẹn ẹmọ gbọ́nkà tọ́lọ̀ bá sọ Ọlọ́run bá ní wa yàrọ̀ alladhina utul ilma alladhi unzila ilayka min rabbika huwa al-haqq ẹwùn kẹ́ so ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق àwọn tó náà ọba fún nímọ̀ àwọn ò máa rí pé ní tó náà ọba sọ̀kalẹ̀ fún ọ látọ̀dọ̀ olúwa rẹ̀ òun ní gíní òun lòdòdó wa yahdi ila siratil láti fi wá ìmọ̀nà láti fi mẹ́nà ni in tí ìmẹ̀nà wá ń bùkátà ni wá ní pé kíni bá ń sọ fún ọ pé báyìí ní nǹkan rí bẹ́ẹ̀ ló ṣe rí ìtẹ́fì wá rí náà nìyẹn pé ẹlòmíyàn wò pé ah, ẹgbọ́ àwọn àbà náà ó yẹ ká sàlàyé gbogbo kíní àwọn àwọn so àwọn tí kèé ṣe pé wọ́n ja'alu al-Qur'ana aidin àwọn jahmiya àwọn mu'tazila gbogbo àwọn ará ẹni anù láyé pátápátá ja'alu al-Qur'ana aidin oye ma ja'alu al-Qur'ana wa wa àwọn òmú Qur'ani ní àti kíni àti ìmánà ọ̀yẹ́ àwọn òmú kùránù ní òdodo àti ìmọ̀nà wọ́n mú kùránù ní àìdíni ni ta ní sọ ìtumọ̀ àìdíni fún wa lahu jaiza ta ní sọ ìtumọ̀ àìdíni fún wa àìdín alladhina ja'alu al-qur'ana àìdín kí ni ayà tó síwájú rẹ̀ ta ní ọ̀nà alítì rẹ̀ hmm? alladhina ja'alu al-qur'ana 'idin tani sọ túmọ̀ 'idin fún wa 'idin òun ni nǹkan tó ṣe kí ni nǹkan tí ó pín yẹlẹyẹlẹ nǹkan tó pín yẹlẹyẹlẹ náà pè ní 'idin nǹkan tó pín yẹlẹyẹlẹ oye so nǹkan tó pín yẹlẹyẹlẹ náà pè ní kí ni náà pè ní 'idin in tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sì gbà lérò pẹ̀lú ilé gẹ́gẹ́ bí àwọn olùmọ́sí sọ òun ni wípé àwọn tó yí pé ọ̀rọ̀ wọn ò ṣọ̀kan lórí Qur'an àwọn kùfàr oye so ọ̀rọ̀ wọn ò ṣọ̀kan lórí Qur'an ẹlòmí ò sọ pé sihri ni ẹlòmí ò sọ pé shi'ru ni ẹlòmí ò sọ pé kíni bashar so èyàn kan ní ń kọ̀ so èyàn kan ní ń kọ̀ so ọ̀rọ̀ wọn ìdíni ni bí ọ̀rọ̀ àwọn gbogbo àwọn fírọ́kì gbogbo àwọn ọjọ́ tí wọ́n ń tako tí wọ́n ń tako nǹkan tọ́lọ̀wọ́ bá ń sọ bí ọ̀rọ̀ wọn náà ṣe rí ń pa Kùránì náà ni wọ́n mú Kùránì ní ìdíni lọ́dà àwọn jahmiya khalqullani lọ́dà àwọn mu'tazila so khalqullah ni lọ́dọ̀ àwọn kullabiyya a hikayatun an kalamillah ni lọ́dọ̀ àwọn asha'ira ibaratun an kalamillah ni ẹwùn kẹ́ alladhina ja'alu al-qur'ana so wọ́n sọ qur'anu di 'idin but Ọlọ́run bá ròyìn àwọn tọ́lọ́run bá fún ní ìmọ̀ ẹwùn tọ́lọ́run bá fi ọlọ́wọ́ bá sọ pé wa yara alladhina utul ilma alladhi unzila ilayka min rabbika alhaq wa kim wa yahdi ila siratil azizil hamid àwọn tọ́lọ́wọ́ bá fún nímọ̀ àwọn máa rí Qur'ani ní hidaya wọ́n sì máa rí ní haq hidaya sí níbi àwọn kíni níbi ẹwùn kẹwàá ọlọ́wọ́ bá tó sọ pé kí ni afaman ya'lamu annama unzila ilayka min rabbika alhaq kaman kí ni kaman huwa a'ma Allah ẹwùn kí Kùránì ni Kùránì ni Kùránì lè yóò mọ̀ tọ́bákọ̀ lórí wákíà Kùránì lè yóò mọ̀ apply lórí reality ló wọn bí ẹ bá ṣe mabítùmọ̀ ọlọ́wọ́ bá bá ṣe rí lórí ẹ̀ tí a fi gbọ́ ọ̀rọ̀ àwọn sálàfù yẹ lórí ẹ̀ so afaman ya'lam annama unzila ilayka min rabbika alhaq kaman huwa a'ma so ọlọ́run bá ń sọ pé sáwọn tí wọ́n mọ̀ pé in tọ́rọ ọba sọ fún ọ tí in tó sọ̀kalẹ̀ in tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ olúwa rẹ fún ọ nípò dodo ni oye so dà gẹ́gẹ́ bí àwọn tó yẹ pé wọ́n fọ́jú ni so so dà gẹ́gẹ́ bí àwọn tó fọ́jú ni so nígbà tó yí pé àwọn sálàfù àwọn wọ́n tọ́lá Kùránì fún hìdáyà ni èyí tó fi ṣe pé ọ̀rọ̀ pọ̀ gán látọ̀dọ̀ àwọn sálàfù ìbẹnu àtẹ́lù ẹni tó yí pú kàn ka Kùránì fún kíkà lásán kódà kìí ṣe látọ̀dọ̀ àwọn sálàfù lásán látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam gan tani fún alẹ́rí ìpé zammu látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam fẹ́ni tó ń ka Kùránì fún kíkà tí ṣe fún hìdáyà wa alaikum حياكم الله صح آه نعم هذا جعجها يكون الأمور منظمة نعم أياك الله نعم واسم نبتي النبي صلى الله عليه وسلم رؤيا وخوارج فالنبي صلى الله عليه وسلم سأقول كني يقرؤون القرآن لا يجاوز حناجرهم لا يصل إلى قلوبهم يكون هداية لهم يكون هداية لهم so báwọn sálàfù ṣe rí ní ẹ̀yìn tá fi kórìíra ìmá pé ọkàn ka kùránì fún kíni ọ̀n ka kùránì fún pé ọkàn ka lásán èyí ma ń ka kùránì fún ìdáyà fi gbọ́ ìdí tí Sheikh fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀lú fi Sheikh fi gini. من قرأ من قرأ القرآن متعبدا لله بتلاوته طالبا طالبا العمل به فعلا للأوامر واجتنابا للنواهي وتصديقا للأخبار علم أنه كلام الله المنزل منه أونجا أونجا سو فمن لم يعلم أنه كلام الله المنزل منه فما قرأه متعبدا لله بتلاوته فجهم بن صفوان دي بجهم بن صفوان جهم بن صفوان هو كقرآن Qur'an fún ìdáyà ó ti kọ́kọ́ lọ ní kíni ó ti kọ́kọ́ lọ ní àdìsọ́kẹ̀ tí ẹ̀ torí pé kíni torí pé kíní kanáà wà tí a tún gbọ́dọ̀ gbọ́yé òun ni pé masdaru talaqi aslu aslu ahlu sunna wal jama'a òun ni qur'an àti sunna aslu àwọn jahmiya mu'tazila asha'ira kullabiya aslu wa ar-ra'yu wal jadal ar-ra'yu wal jadal ولما خالف الأصل الأصل خالف الأصل الأصل ẹwọ́n nǹkan tí mo sọ́n sí falamma gini falamma khalafal aslu la asla khalafal gini khalafal aslu la asla nígbà tó ti wá ṣe pé bí ahlus sunna wal jama'a ṣe ma ń mú ẹ̀rí oye bí ahlus sunna jama'a bá ṣe ma ń mú ẹ̀rí ibi tán ti ma ń mú ẹ̀rí ó yàtọ̀ sáhùn bí táwọn bíbù yìí ti mú ẹ̀rí then in tó jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ wọn náà yàtọ̀ sí in tó jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ ahlus sunnah wal jamaa oye torí pé lọ́dọ̀ àwọn kíni lọ́dọ̀ àwọn àṣáẹ́rọ̀ lọ́dọ̀ àwọn fírọ̀kù àwọn fírọ̀kù kàlàmíyà yìí àwọn fírọ̀kù yìí lọ́dọ̀ wọn awwalu wajibin oye so awwalu wajibin ala al-mukallafi an-nadhar an-nadharu wa wa tafakkur awwal wajibin lọ́dọ̀ àwọn gbogbo àwọn fírakù kàlàmíyà àwọn àjọ ìròrí ìròrí nǹkan alákọ̀ọ́kọ́ tó jẹ́ ọ̀ranyàn lórí ẹ̀dá oníkíní an-nazar kó ronú an-nazaru wa tafakkur kó ronú tó látara àrónú yẹn yóò wà padà wá ronú já síbi pé Ọlọ́run ọba ń bẹ awwal wajib nǹkan tó jẹ́ ọ̀ranyàn ará ọkọ́ lọ́dọ̀ oye a ma ta ní sọ awwal wajibi lodo ahlu sunna wal jama'a fún wa lágọ̀gọ̀ lágọ̀gọ̀ naam naam naam and naam eh نعم نعم نعم الله أكبر هذا قول شيخ الإسلام ابن تيمية وهذا موجود في درء تعارض العقل والنقل شيخ الإسلام ابن تيمية أول واجب لدى أهل السنة والجماعة شهادة أن لا إله إلا الله الله أكبر أيها فلما ẹsùn wọn gan ó tún padà sí àkílùkọ́ rẹ̀ ó tún padà sí àwọn ìyàtọ̀ tó wà láàrin masáìlì ilmiya khabariya àti masáìl amaliya fi'aliya oye àwọn àṣáyẹ̀rọ àwọn kùlàbíyà gbogbo àwọn fírọkù kaláwì ṣẹ́rí tọ́fíkì yìí Allah al-musta'an tàbáfẹ́ mọ́ sọ àwọn àbílọ́sẹ̀ kan àdísọ́ta so Allah al-musta'an pàtíra sọlọ́ọ̀ musta'an a pàtíra ti àǹsàlàyé tíra náà ni so but kí o kọ́ rẹ̀ torí pé à owó ń súnnà kí lọ fi ń jẹ́ ń súnnà tó bá tí o bá mọ́ ọmọ lágùn lórí pọ́n ká tíra Ibn Taymiyyah Ibn Qayyim ọ̀rọ̀ àwọn olùmọ̀tán sọ pé lásùrù wà yóò o bá ka tíra Ibn Taymiyyah Ibn Qayyim yu'tabaru min ad-dhalin torí bóòlù sí so ìwọ́n tó ń jọ ń súnnà ọ̀wá ní gbọ́ àkídà yẹ wọ́n wá ní ah, hadithi gara ọ̀n sí kí So, níkà kìníkà so yí tó fi fi tàwàhídì nílẹ̀ fún ọlọ́ọ̀ba nile. ọlọ́ọ̀ba nílẹ̀ ọ̀ actualize ha ṣubúhà tí wọ́n pọ̀ láwùjọ ọwá náà ha ìsinẹ́dì kaka so of course kẹ́ ya sọ but ah, a so yálà tawhidu eh, al'amali àbí al-khabari ni so gbogbo na mẹ́tẹ̀ẹ̀ta tawhid gbogbo èlèyàn ma ń fọwọ́ gidi mú àti ìwọ̀n katira rẹ̀ tọ́mọ̀ katira rẹ̀ kitabul iman sheikh islam ibn taymiya kitabul tawhid kashfu shubuhat àwọn àǹfààní àwọn àǹfààní tó pọ̀ àwọn àǹfààní tó pọ̀ lọ́mọ̀ mú ẹwùn kan tí Abu Muhsin sọ pa pé eh, al-Muzani tó sọ pé qara'tu risalata khamsumi'ata marra so àbí sàlásàmí àtàmọ́rọ̀ ni nípa àwọn ka risala alimamu shafi'i ní 500 àbí 300 times gbogbo ìgbà táwọn bá ka àwọn sì tún ma mú fáyídà jáde ń bẹ̀ kìtàbù tàwàhídì ẹ̀yọ́ ma túnkà àkídàtù wàsítíyà ọkàágá ó ti lo sharhu sheikh eh, muhammad khalil harras ó tún mú tíra eh, ẹ̀lòmí ó tún mú bọ́sẹ̀ wọ́n ma ká bá ṣe ma ń gbọ́nkọ àwọn súnnà nìyàn nasiha tí mo ní fún wa yóò so tahakkuk níbi àwọn masáìlì àkọ̀díyà masáìlì tawhid lẹ́yọ kọ̀ọ̀kan náà aha ibi tá ti lọ ni pé àwọn àwọn àṣáyírọ̀ àwọn fírọ̀kù kalamiyya awwal wajib lọ́dọ̀ wọn ni kíni an wa tafakkur awwal wajib lọ́dọ̀ àwọn ahàlù súnnà wal jama'a ní kíni ṣahádàtù alla ilaha illallah so falamma khalafa al-asla falamma khalafa al-aslu al-asla so in tó sì tún fàtẹ́lẹ̀ iná fi jẹ́bẹ̀ ni pé ahàlù súnnà ti wal jama'a wọ́n mójútó nǹkan tó jẹ́ amal ní jánibà amal ẹ̀pẹ́ attention sí gọ́tún fẹ́sọ̀ ìdádáun wọ́n mójútó àwọn masáìlì àmàlíyà ní jánibù tó fi jẹ́ masáìlì kí masáìlì àmàlíyà jánibù ló fi jẹ́ masáìlì àmàlíyà èwo ló máa ń pọ̀jù ṣé èyí tí wọ́n bùkátà pé kó mú jáde nínú Qur'an kó wá apply rẹ̀ sí situation tó ṣẹlẹ̀ nínú life ni àbẹ́ yìí tákà sọ fún ọ pé bí nǹkan ṣe rí nìsì gbábẹ̀ èwo ni ó padà pọ̀jù èwo ni ó padà pọ̀jù ní méjì èyí tó yẹ pé yíò mú jáde tí wọ́n apply ní òun ni ó pọ̀jù àtorí ẹlòmí orí pé ara kí ẹ máa apply rẹ̀ báyìí kò lọ báyìí ẹlòmí orí pé ẹnù ẹ̀rẹ́ ilé iṣẹ́ ẹlòmí ó wá pọ̀ bẹ́ẹ̀ ó jẹ́ kíkí ni àwọn kan tó yẹ mọ́mọ̀ sáìdà so ahlus sunnah wal

wọ́n mójútó lábala kíni lábala èyí tó ní ṣe pẹ̀lú fiqh wọ́n sì mójútó lábala èyí tó ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú tawhid ìsìbátù olùhíyà fọ́lọ̀wọ́wà a máa fi rọ́kù kàràmíyà yìí nígbà tó ṣe pé kíni nígbà tó ṣe pé awwal wájib lọ́dọ̀ tí ni nazar àbí ẹjẹ́ kọ́kọ́ sàlàyé nǹkan ní jánibù ti alùsùnà wal jama'a alùsùnà wal jama'a wọ́n mójútó àwọn masáìlì àmàlíyà èyí tó jẹ́ ti tawhid àmá èyí tó wá jẹ́ kí àwọn èyí tó jẹ́ ilmiya wọn ò lankan púpọ̀ bọ̀yàn lọ́nà sí nǹkan tán sọ fáwọn èèyàn ni pé tọ̀ bàbá tẹ́tùrù jẹ́ súnà ẹ gbọ́dọ̀ mọ gbogbo kọ àwọn màláíkà ẹ sì gbọ́dọ̀ mọ pé ilé ìbáyìí ẹ gbogbo àwọn sífàtọ̀ náà ọbẹ̀ gbọ́dọ̀ mọ́wọ́ sí ìtàn sọ islam oye kódà walau kana mujmalatan kódà kò bá ṣe mujmala ẹ mọ̀ bọ̀ wá á sì gbàyìn lóhun súnnà ọ̀yẹ́ so lópin ìgbà tó ọba ti sọ tó ṣe gíní tó yapa rẹ̀ ọ̀yẹ́ so ahlu súnnà wal jama'a lábala masáìlà àmàlíyà àti fiqhiyya wọ́n mójútó masáìlà àmàlíyà tó jẹ́ tawhid wọ́n ṣe gíní wọ́n mójútó torí pé ìyẹn bùkátà sí gíní tafsil ó ní tafsil jù sí gíní masáìl almiyya khabariyya lọ àbí àbí bẹ́ẹ̀ kọ́ ni so mójútó at the same time náà masáìlì ilmiya khabariya so wọn ò bùkátà nǹkan tó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn in tó fi ṣe pé ẹdín lé fáìdà kà sí wa lónìí àwọn àwámù àwọn àṣáyìrò gba àwámù ní àṣáyìrò àwọn àwámù wọn ò gbà wọn ní àṣáyìrò oye okay? wọn ò gbà wọ́n ní àṣáyẹ́rọ̀ torí pé ọ̀ọ̀lẹ́ di àṣáyẹ́rọ̀ àbí kó di ẹni tí ò ní di kèfèrí lọ́dọ̀ wọn àyàfi ìgbà tó ọba tó láwọn àwọn àpìlẹ̀ kàlàmíyà tó padà wá lìdì rẹ síbi kíni síbi àwọn ìròrí burúkú tó ọba padà ní so torí pé wọ́n sọ pé kò sí nǹkan tí ń jẹ́ taqlid níbi àwọn kíni níbi àwọn ma'kulat níbi àwọn kàtọ́ ìmán oye ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn ó dùn mujmalan bọ̀tẹ̀ mufassalan pé kí náà gbà lérò gẹ́gẹ́ pẹ̀lú pé wọ́n sọ pé kò sí nǹkan tó jẹ́ taqlid níbi àwọn ma'qulat àwọn kan tó jẹ́ mọ́ ìmán ní tán gbà lérò ní pé kí ni gbogbo èèyàn ló gbọ́dọ̀ stọ́dí àwọn tíra Razi àti Baqillani àti al tó ṣe pé Juwayni kò gba nǹkan tí Baqillani sọ wọlé Ghazali òun kó fún Baqillani òun tó kàfàrà gbogbo wọn ó sọ pé òdodo ò sí ń bí kíni kò sí ń bí àwọn àkílòkọ rẹ̀ kò sí ń bí àwọn kàlámù yìí ibi wá ni òdodo ibi ni Ghazali sọ pé òdodo wà ibi tasawuf ibi kashfu so ibi kashfu ni so but nígbẹ̀yìn ayẹ́ rẹ̀ ó padà túbá so sì padà rí pé súnnà lòdòdó kọ́nà ọba kò foríjì so ala kulli hal àkídà ẹni tí wọ́n ní àwámù kó tó lè di àṣáyẹ́rọ àbí kó tó lè di kannú wọn ìkan àwámù gbọ́dọ̀ lọ kàtíra albakilani tí juwaini tí kò jọmọ́ tí ẹ̀ tí ti gọ̀zálì ò jọmọ́ so àwọn àwọ́mù àwọn àṣáírò ògbà wọ́n mú wọlé o wọ́n ògbà wọ́n wọlé o wọ́n ògbà wọ́n wọlé o alùsúnnà wal jama'a àwọn ọ̀pẹ́ sọ́ọ̀sá ti yapa sọ́ọ̀sá gbàkọ́lọ̀ kí ló dé àṣẹ bí a máa ń ka ẹ pé àwọn jìbìrí gbogbo ẹ̀ tọ́ sọ́ọ̀gbà pé Ọlọ́run bá sọ sí ràkẹ̀lẹ̀ ẹ dàúdà fún kíníkẹ gbogbo ẹ̀ sọ́ọ̀gbà pé àwọn ànábì Ọlọ́run bá bẹ̀ gbogbo pé kò wá rí nǹkan tó dàrú àwọn àmàlùsùn náà ni o ẹ̀hùn kẹwàá yẹn náà wẹ́ jẹ́ lọ sí ìdàkejì lọ́dọ̀ àwọn fẹ́rọ̀kùl kẹlàmíyà eléyìí fẹ́ sọ tẹ́lẹ̀ but Allahul musta'an la da'iya ilayhi so into fẹ́ sọ tẹ́lẹ̀ ni pé kọ́nà ọba kó sí ẹranù bóyá ọlọ́run ọbọ́ tó fi so du'a yìí ọmọ yága lórí mas'ala yìí àwọn àyàtọ̀ àtàwọn daqa'iq tó wà láàrin masáìlì ilmiyya khabariyya أتى مسائل عملية فعلية قد جمعت فيه مؤلفا أكثر من مئتين so, وأسأل الله أن ييسر إكماله وإحسانه وإخراجه سكره وكسره سو من كلام ابن تيمية تمام علماء تمام علماء تقول سو أوا شاعرة أوا شاعرة ني إذا كجي ní ìdàkejì àwọn wá gbà pé àwọn gbà pé lábala masáìlì àmàlíyá fi'aliyya tó sì mọ́ tawhid la hawla wala quwwata illa billah wọ́n fìlì gani ta ló lè sọ tí rà tí a ṣáàrọ̀ tó nípa tawhid uluhiyya látẹ̀jì lan tajid ẹ̀rírí torí pé wọn ò ní ìhìtìmáàmù fún wọn ò ní ìhìtìmáàmù fún so gẹ́gẹ́ bí ahlu sunna ṣe ní ìhìtìmáàmù fún wọn ò ní ìhìtìmáàmù fún wọn ò ní ìpàtàkì rẹ̀ wọn ò ní fún fil muqabil ní opposite rẹ̀ ẹ wá rí pé kí ni a masáìlì amaliyya khabariyya tó ní tí yóò fi jẹ́ muwahidi lọ́dọ̀ wọn àwọn nǹkan tó ní agbára ni ó lè jẹ́ muwahidi lọ́dọ̀ àwọn fírakù kalamiya pẹ̀lú pé kọ̀ọ̀kan sí kíni kọ̀ọ̀kan bọ́ àwọn nǹkan yẹ mujmalan khilafu ahlus sunna wal jama'a ẹ̀rákùnlẹ́lù gbogbo nǹkan tá ti wá sàlàyé ẹ̀rí pé olórí ibú lẹni tó wal jama'a ẹ̀rí pé olórí ibú lẹni tó bá ń sọ pé àṣáyẹ̀rọ wà nú àwọn ahlu sunna wal jamaa ẹ̀rì bú lórí bú ní rẹ̀ ibẹ̀ ẹ̀rí nǹkan ẹ̀rí pé ẹni ànù lẹni tó yẹ pé ó fẹ́ kó àti ànù àti dọ̀tí àti dáadáa ẹni tó fẹ́ kó wọn papọ̀ ẹ̀rí pé aláburú lẹni tí ń bá wọn bídà sí ẹ̀rí pé aláburú làwọn ní tán bá bá wọn bí dáa sí ẹ̀hùn kẹ so iná lẹ́ fi wá gbọ́gbọ́lóhun Sheikhul Islam bin Taymiyyah àpékin àwọn ahlu sunna a'lamu nasi bil khalqi wa arhamu nasi bil khalq a'lamu nasi bil khaliq ah Allahu akbar Allahu akbar ọ̀rọ̀ Ibn Taymiyyah yìí ó wà dàkíkì gan ó describe ahlu sunna wal jama'a gan a'lamu an-nasi bil khaliq àwọn tí wọ́n ní mẹ́jù nípa gíní nípa ọba dẹ́dà wa arhamu an-nasi lil khalqi bil khalq àwọn náà sì láàánú jù sáwọn ẹ̀dá Ọlọ́run Allahu akbar ah àwọn fíràkù kalami yóò láàánú bàbá tí ń tàlùbọ́sá ní ẹni kó máa gbọ́ mantiki yé kó bá fi lè gbọ́ tàwíìdì yé ní kó gbọ́ mantiki yé kó bá fi lè gbọ́ tàwíìdì yé ẹlẹ́gbẹ̀ẹ́ wọn kẹ́ so kọ́lọ̀mọ̀ bá subhanahu wa ta'ala kó ṣe wá láǹfàní pẹ̀lú àwọn kata fi sàlàyé gbogbo nǹkan tàbá sọ tó bá correct wallahi kéèsì látara àmà in makakan wallahi tallahi so kéèsì látara àmà àbí látara nǹkankan látara tawfiq Ọlọ́run tó gajulọ ni ايتم باس سو توباس جياس سي لا ترى وارامي لا ترى اي نيمتو اتي لا ترى ويسي اتي لا ترى اليبون قال الله سبحانه وتعالى كفرج انك كما كفرج منا فهذا والله اعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين